Túndé, ṣé wàá wá sí ilé ìwé lọ́la? Rárá o, nítorí pé ara mi kò yá. Orí ń fọ́ mi, gbogbo ara ń ro mí. Ṣé o ní ibà ni? Ó dà bẹ́ẹ̀, ṣùgbọ́n n kò mọ̀. Ṣèbí tí o bá ní ibà, wàá kàn lọ rí dókítà ní ilé ìwòsàn ìjọba ni. Ǹjẹ́ o mọ̀ wípé n kò fẹ́ràn láti máa lọ sí ilé ìwòsàn? Mo bẹ̀rù abẹ́rẹ́ púpọ̀. Túndé, kì í ṣe gbogbo àìsàn ni ènìyàn máa ń gba abẹ́rẹ́ sí. Si tí ó bá jẹ́ wípé ìbà lásán ni o lè mu àgbo. a èmi àgbo kẹ̀ ni nìyẹn korò bí ewúro. ṣèbí kí àwọn òyìnbó tó dé àgbo ni àwọn yorùbá máa ń mu. àwọn yorùbá sì ń mu àgbo títí di ìsinyìí ṣùgbọ́n èmi kọ́ màá kúkú lọ gba abẹ́rẹ́ yẹn ni. tí ojú etí àti ẹsẹ̀ bá ń dùn ẹ̀ ń kan. fún ojú màá lọ rí dókítà ojú ni ṣebí dókítà kò ní fún mi ní abẹ́rẹ́ nínú ojú. túndé o kì í ṣe dókítà. bẹ́ẹ̀ ni n kì í ṣe dókítà ǹjẹ́ o mọ̀ pé eyín ń dùn èmi náà. ah <laughs> wàá lọ bí yanyin yanyin nìyẹn wọ́n á fún ẹ ní abẹ́rẹ́ nínú eyín. jọ̀ kúrò jàre òde nìyẹn.